فأتوا بعكسي وما ترك شيئا شرا لنا أو ضررا لنا إلا وقد حذرنا عنه صلوات ربي وسلم عليه ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أعلن على رؤوس الناس أنه لم يترك فتنة أضر بأمتي وأشد على أمتي من المال جاء هذا من حديث كاب بن عياد والحديث مخرج في المعجم من الطبراني في مجام العوسط ولكن اللفظ الذي أستعمله للإمام الترمذي بإسناد صحيح أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل أمة فتنة وفتنة أمتي المال ومن ذلكم عباد الله ما جاء من حديث حكيم بن حزام ابن خويلد رضي الله تعالى أن أرضاه صحابي جليل أتى النبي صلى الله عليه وسلم يسأل عن شيء فأعطاه الرسول قال ثم سألته فأعطاني قال ثم سألته فأعطاني حتى قال له رسول الله صلى الله عليه وسلم يا حكيم إن هذا المال خضرة حلوة فمن أخذها بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف لم يبارك له فيه كالذي يأكل لا يشبع واليد العليا خير من اليد السفلى فقال حكيم والذي يا رسول الله والذي بعثك بالحق لم أزرع أحدا بعدك أبدا ولم حتى فارق الحياة وكان أبو بكر فدعاه فأعطاه أو دعاه للعطاء فأبى أن يقبله منه فقال عمر بن الخطاب يا معشر المسلمين إني أشهدكم على حكيم أني أعرض عليه حقه من هذا الفيء فيأبى أن يأخذه مني وهكذا كان حكيم ما لم يرزى أحدا شيئا بعد رسول الله صلى الله عليه وسلم حتى فارق الحياة أمة الإسلام ففروا إلى الله ففي هذا فوز لكم وقد حذركم ربكم ونهاكم عن الميسر كيف وقد كان من عمل الشيطان إن يا أيها الذين آمنوا إنما الخمر والميس والأنصب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميس ويسدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون فقال فبريرة سواء مسلمين أتنطر لكم كرات قريفان نبي صلى الله عليه وسلم أن تبريد أن لا تبا مجيك مبوا ألو بان سنكون كي النبي وبان سألكم لاري أتي لي النبي أتي الصحابة كي أولا قلوا توقي بلو النبي صلى الله عليه وسلم يجب للكيامة

tó fi jẹ́ wípé ìbẹ̀rù rẹ̀ yọ́ ma lékún lẹ́mí wa ní ìbẹ̀rù tèntọ́gbà mọ́sá àsìbẹ̀ fún wa jama'a Allah subhanahu wa ta'ala ọmọ wa ju ara wa lọ ọmọ àwọn nǹkan tó dẹ́sẹ́ ní kọ̀ọ̀kan wala ó sì ma ń tọ́fẹ́ fi ẹni kọ̀ọ̀kan rọ bẹ̀ nínú ọ̀rọ̀ mípẹ̀sẹ̀ rẹ̀ in tí ó yọ́nù ni kó Allah subhanahu wa ta'ala ó ń sọ́nà alkwani wípé ala ya'lamu man khalaqa sọ́nà ọmọ tó dání bẹ̀lì ìsáà nafsi basira èyàn ma wọ́ ẹ̀skúsì fúnra rẹ̀ bọ́ mùsùlùmí ààrin ìrìbáyì ẹni ọlọ́ni mi ìyẹrin mi ibi àrùn díwà ní ìdúró sí ọmọ dúró sí o èmi èwókè o mi ìfẹ̀núbà tèèyàn jẹ́ o mi èwówó lọ́nà àràmú o mi èmi èjálẹ̀ o mi èjì ṣùgbọ́n bá dẹ́dà ní ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir wa fil Qur'an nafsi ọ̀bọ̀dá bá ní sọ wípé ẹyọm dáradára ẹ má jànúmá wa tuhibbuna al-mala hubban jamma mọ́ dáríkẹ́ nífẹ̀ẹ́ owó kọ́mọ́ sí khair la shadid al-khairu huna al-mal ọmọ nàbí adama ìfẹ́ tí ó ní sí owó yóò kọjá àfẹ́ tó ní sí bàbá rẹ̀ yóò kọjá àfẹ́ tó ní sí ìyá rẹ̀ yóò máa fẹ́nusọ pọ̀ nífẹ́ ọlọ́run ṣùgbọ́n tó bá ti rí owó yóò máa sáṣẹ́yìn níbi ìfẹ́ ọlọ́run yóò máa lọ bí ìfẹ́ owó bàbá àtọmọ́rúwé wọ́n wá ní kọ̀sẹ́ lójú anatomy níbo nínú àbá rẹ̀ kìí sì tọ́jú àwọn àbúrò mi ọdọ̀dún ní màá kúnlé ìsìnì ojú wọn gbílé yíta ọmọ mi sọ bẹ́ annabi wa sallallahu alaihi wa sallama ọba dẹ́dà ọ̀ràn kò lè jẹ́ orí fún wa kò sí ọwà mẹ́ ọmọ fún wa kò sí tí wà mẹ́ tọ́mọ̀ wọ́wà ní sọ̀m̀bẹ̀ títí tẹ jáde láyé bóòlá sí ní kàgbàkó òní wàhálà tó mú ànábì lómi salawatu rabbihi wa salamu alayhi ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rí sí bẹ́ẹ̀ ọba sọ̀rọ̀ àtẹ́ntí gbọ́ ìfẹ́ owó ibi tó dúró sílẹ̀ ní ó ń kálukú gbogbo wa la ní ó tún wá tún jùra wọn lọ jẹmáà ṣùgbọ́n kí lọ bá rẹ́dà fi bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wà lò ẹjá lọ sínú il-Qur'an ká ní masọ́dúlà àmúwálì alifauriya kawibán àwọn ọ̀nà tí a máa gbà àdọ́lówó òjijì nínú islamu tí wọ́n rí pé olùsìnlánà odòlówó lónìí mẹ́ta ni ọlọ́run ò gbé sọ́dọ̀ ẹni kẹkẹ fún olópin fún rẹ̀ torí pí wọ́n ma àdámá tọ́dọ̀ wọn bí àdámá al-masdar al-awwal àkọ́kọ́ al-maghani ìntà bágbàlọ́wọ́ àwọn ọ̀tá gbogbo umamu tó ti lọ gbogbo àwọn àjọ tó ti lọ ìdájọ́ ọlọ́run

èèyàn ọgọ́rùn jọ ń pín wọ́n manéjì wọ́n manéjì wà ládé wọ́n bá ní ọkọ̀gùndé o bádìrì náà ni èèmọ̀ ọjọ́ ogun àkọ́kọ́ ńlá tààjọ pàdé pẹ̀lú àkìfèrè ní bádìrì amùmìní iṣẹ́ pín wọn sí mẹ́ta ẹ̀sìn òpin wọn gbà kọ̀ọ̀kan iṣẹ́ pín wọn sí mẹ́ta àwọn kan ń sọ ànábì wípé gbogbo ṣe rí ọ darí lọ́kọ́ darí bọ̀ ẹ̀mí ànábì in tí ó bèé bọ́ ẹ̀mí àwọn ní kọbọ́ àwọn sí àkẹjì yàtàtàbàúnà àfárọlẹ̀ àdá hókòmìnà àwọ̀bà wọ́n lé àwọn ọ̀tà sẹ́yìn èyíkéyìí tó bá ti họ àwọn tẹ̀lé bí pé kìí ṣe tó débì wa padà ó rí padà àwọn kan múyàn lọ ẹmbà ti lọ kò lè tún wọnú ogun padà àti tí ó bá fi nǹkan mí ìṣẹ́rẹ̀ àmọ́ àwọn kan in tí a ń gbà lọ́wọ́ ọ̀tá ilà wọn kó jọ ẹ̀rákùnta ni òṣìṣẹ́ wọ́n wá parí ogun wọn kò gbò nǹkan lẹ̀ àwọn tí a dáadé ní àti ń lọ́nu kéyìn ò ní fi owó ni pọ́blẹ́mù àdámáni kéyìn ọ̀fẹ́rù owó òǹkọ́ ni wàhálà àdámáni èwo lọ́lọ́run ọba ọ̀fẹ́ mẹ́ àmbọ̀ ọba àwọn tí wọ́n ń ṣọ́ ànàbí ni pé ìgbón ah, tọ́lọ́m bá pé kọjáde ń bí àwọlọ́tọ́ sí àti ẹn lé ọ̀tà jìnà pé àà ṣe tàà ló ṣe wà látò tí wọ́n bá tún lẹ́wọ̀kárù tí wọ́n bá tó padà gbẹ̀yìn wá àtànàbí àti ọgbàtà náà gbọ́mọ̀lẹ̀ gbogbo ẹ̀ tá ni yẹ́sàlúnaka ànílẹ̀ àǹfààl wọ́n wà bá wà nábi wọ́n ma bí ọ léèrè wípé bóò ní nǹkan ogun ìta lónìí mẹ́ni sáìl asọ̀hábà tá ní ọmọ bèèrè àwọn sàbé tí a dájú ní àti nílọ kí ni wá bèèrè wọ́n wá bèèrè ayé tí wọ́n ṣiṣẹ́ fún wọ́n wá bèèrè àdámá owó tí a kójọ tọ́lọ̀ ọba lóhun sábàbí rẹ̀ من المسؤول الرسول ثاني وابي النبي صلى الله عليه وسلم kìsì ní nǹkan náà èyí tàà gbàlọ́wọ́ta bó láṣẹ pín bẹ́ẹ̀ sì ni yẹ́sì àlúlùkà pọ̀ ní al-Qur'an èyí tàà mẹ́rin lójú ẹsẹ̀ ilé sí tí wà tí ń bẹ̀rẹ̀ báyìí ọlọ́sù ma ń bẹ́ sí wà ṣùgbọ́n bí ẹlẹ́ ààrẹ sí yẹ́sì àlúlùkà náà fàn nítorí pé ọba dẹ́dà ọmọ tó dá sí ẹlá ṣùgbọ́n láti fi kó àwa lẹ́kọ̀ọ́ ọwá gbé wá bí ìbínú ọwà fún ẹlẹ́sì níbẹ̀rẹ̀ kúrò àfẹ́ ilẹ̀ rasul àbí sọ́fẹ́ ọ̀pọ̀rọ̀ ọba àti anẹ́bẹ̀rẹ̀ ni a ní tẹ́ ìgbàrọwà àwọn ọ̀ta wàtàkùnlọ ẹbẹ̀rù ọlọ́run kí wọ́n dojú gbọ́nà ìkọ́ọ̀yà ọ̀sẹ̀ntọ́ yọ́ọ̀lẹ̀ nọ̀rọ̀ tí arábámà nítorí fún àbára ní sọ pé yá ayú annabi yù tẹ́kìlá annabi bẹ̀rù mi ọlọ́run wọ́n lè fi bá àfá

ọ wá di ẹ̀yìn 40 ayas ọlọ́run sẹ́sẹ̀ wà fèsì kèsì ìṣẹ́bẹ̀ yes alúkẹ́kẹ́ anílà ilá kúlù yàmọ̀ wà kífù ní náà èsì dé lójú ẹsẹ̀ ní wà yes alúkẹ́kẹ́ al-mahid kúlù wà adha yes alúkẹ́kẹ́ mẹ́lá yunfikun kúlù ma anfaqtum lẹ́yìn àyà ogójì ọlọ́run sọ wípé wa'lamu annama fine eléyìn sọ ń pàtọ̀ bí à àdámọ́ ọmọ bí àdámà mọ́ wà lọ́rọ̀ ọ̀bádò láàrọ̀ bí lọ́dún kan àwọn kan náà àfọwà náà wà ń bẹ àwọn kan náà ti kú nínú àti àwọn àmbẹ̀ kọ́lùmbà ní gbàbá ogbó wọn bàbá wá ní à fi

in tí ó mọ̀ rẹ̀ pé òun padà lọ sókè láìpẹ́ ṣùgbọ́n kọ́ ọkọ̀ bá 50 naira wọ́n ní kọ́ wá máa fò pẹ̀lú ọlọ́tọ́lọ́sẹ̀ fún ìsí òjú fífì àtọ́sọ́ kalẹ̀ wà gbà lọ ṣùgbọ́n rẹ̀ mọ̀ rí gbogbo tó fi ilẹ̀ ohun kó ní má ọlọ́run ló ní ọlọ́run ló sì pín ogún tó kù fi ilẹ̀ lọ́yà kakọ̀ ò lè pín ọ̀rẹ́yà kò lè pín ẹnìkà kò lè pín bọ́lọ̀ ti ṣe pín bẹ̀ àfáà ni ọkàn bá ní sàlàyé táwọn ká rẹ̀ ọmọ mélòó ni wọ́n ní ọmọ márùn-ún márùn-ún kọ́ ọkùnrin ní ṣwàlá ìyàwó mẹ́rin ní wọ́n ní ìyàwó méjì àwọn ìyàwó méjèèjì tí wọ́n gbàrí àwọn ọmọ àníwọ́pù yòókù báyìí àwọn ní ọmọ mẹ́jọ ní wọ́n ní wọ́n lóbin mẹ́ta ọkùnrin náà márùn méjì tó ọkùnrin bá ti mú obì hmm. wọ́n O wọ́n yẹ fún ìyà rẹ̀ ní 1 over 6 nínú kọmọdọ́mà kò tí ẹ̀tọ́ náà ma yánú wọ́n yẹ fún ìyà rẹ̀ 1 over 3 bàbá rẹ̀ mẹ́kọ́ ẹ̀fọ́n náà bẹ́ ọba rẹ̀gbà máa máa pín ẹlẹ́ẹ̀kẹta ó ní zakawat zaka fún Ọlọ́run ti kódà wàlàámìlì náà àlẹ́yà Ọlọ́run bá káwọn àti àwọn tí ẹ ń ṣiṣẹ́ lórí gbígba zaka tí sẹ́yìn wá jẹ́ iṣẹ́ àṣẹ látọ̀dọ̀ ìjọba tí a fi dẹntọ́ lọ́fíìsì tí a ní yúnífọ́ọ̀mù tí a sì gbówó oṣù ibnu zaka ni wọ́n ti máa tọ́jú wọn kèése àfà tí ń bẹ mọ́sálásí tí a kó owó zaka lélọ tí ó sì tọ̀ sí kó mú bẹ̀ ní ọwà pé à kíni ó tẹ̀rí àtàtà ń ṣe lórí ẹ̀nà ah, àwátà gómìnà jẹ́ ní kába ní àfáwìyàn náà agbọ́rọ̀ mọ̀ bẹ́ èèwọ̀ haram tí ọ̀bá iṣẹ́ tó jẹ́ wípé nǹkan míì ti wọ́ọ́lẹ́wù nínú ọ̀nà méjì ẹ̀jọ́n nítorí pé ọmọ tọ̀bí àwọn adama ọmọ bá ṣe rí ó sì ma ń tọ́ dámọ́ wà láà òun lọ́wọ́ apin ó sì pin nínú ẹ̀sìn wáyé alẹ́báyàn lánàá ọmọ jòlówó kódò ní kódò lówó kí agbọ̀n ah ní tí a pin lógún ní àmàdì alẹ́ríyàn lánàá kódò lẹ́sì kódò ní kódò lówó àà zakati ẹ́yí zaka ẹ́yí nígbàtí àfúnyà million zaka ah, kọ́lọ̀ ọmọ bàbá sí lókùnkà mọ́ bá bẹ́lọ́run a lè rí ìyàn lánàá kódò ní kódò lówó ah bàbá wọn fi nǹkan lẹ́o àfi nǹkan lẹ́o ìjẹta ní ẹkùnkùn bàbá wọn àwọn ọmọ ọkùnrin káàṣì tí a gbà ẹnì kọ̀ọ̀kan gba 850 million 850 million ebe èyàn làfá ẹ̀sìn lórí ìpíngun bàbá wọn ọmọ ọkùnrin méjìlá tó ní ẹnì kọ̀ọ̀kan gba 60 million àfáàsì sọ fún ẹgbẹ́ à sí bàbá yín kọ́ mọ́dúnrán sálásí ó ní ọkùnrin sáṣí ó báyín kọ́ mọ́dúnrán sálásí ó ní ọkùnrin ẹ̀sì kò mọ́sá ní bàbá inú owó wọ́n láwọn ọmọ sọ́wọ́n bọ̀rọ̀ àwọn àti ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́ ń kálùkọ́ lọ sẹ́tù bí ó sì náà a ma lẹ́yìn oṣù mẹ́fà láàfá àríkà tí ń gbọ́kọ̀ 35 million tí bàbá náà wá fún rẹ̀ náà ló náà rí fún ọlọ́rọ̀ tàwà láàrẹ̀ àwambọ̀ anábì wà fi sahih o ń fọ́n kálukú lè pín rẹ̀ níbi nǹkan ogun àbí ẹ̀tọ́ kàtà náà bí nǹkan hakimu bá dé ibn hizam ibn khuwailid hakimu ìsírè èmọ́ ọlọ́m̀bẹ̀lá rẹ̀ ó ní àwọn mazaya kan tọ́jọ́ wípé ọlọ́m fi rẹ̀ hakimu tán sọ̀rọ̀ rẹ̀ ó lo 60 years láìdọ̀lọ́mà

nígbàtí ò tí gbà Islam mo bóòyàn ní ẹ̀sìn 1 million pẹ̀lú ògbọ́lọ̀ ní ìjáde lẹ́yìn tí ní èsì bẹ́nu Islam náà torí pé lọ́lọ́run mo fi wò pọ́lọ́run gbàbọ̀ mi mo náà nǹkan dànù pọ̀ gbogbo ẹni tọ̀bọ́kùn àwọn lọ́rùn rẹ̀ ẹrù 50 nígbàtí Islam tí Islam nígbà pàṣàmù ó tó bọ́kùn àwọn ẹrù 50 náà gbogbo àtọ́kọ́lé fún wọ́n lọ bí 1000 nígbàtọ̀ pàṣàmù ó tó kọ́lé mo fẹ́ fi máa mo ti ṣe síwájú rẹ̀ ó ní ànẹ́bì wáwó lọ́bàrùsàsàràm àwọn èèyàn pọ̀ pẹ̀lú sàsàràm ó ń kàlùkún fáwọn èèyàn ní nǹkan ànàbí òde yóò fẹ́ lómi ní ọgọ́rùn-ún ràkúnmí ẹlòmí ọgbọ̀n ìsàn fún kálukú nígbàtá kí mú òde ànàbí bá fún ní tí ẹ ọwá wò báyìí pé lágbàtẹ́ tí ń fún yà ní nǹkan in tí ànàbí fún mi ló kéré jù bó sì eh, tó fún ó tún padà bóòdì pé ah, àtàkọ̀kọ́ àtẹ̀ẹ̀kejì kò títò kètí tó tẹ̀rẹ kan ó tún padà lẹ́lẹ̀kẹta ó ṣe ọlọ́n tó fún kan lọ́gbọ̀n yọ́ mọ̀bẹ̀rẹ̀ ah, ànàbí wà pẹ̀lú hakim wa inna hadha liman owó tó ń kálukú lé kí láyé owó tẹ̀wé khadiratun hulwa ah annabi e mọ́lọ́m belára rẹ̀ khadiratun nǹkan tó tutù gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó green ni kí ló fà tí kọbárù mọ́kàdá ọjẹ́ zakaru kọbárù ẹ̀wà jẹ́ fa'ánì sọ̀sọ̀sọ̀lù ilẹ̀kọbárù kọbárù mọ́kàdá wálákọ kọbárù wá wálábo ìrọ́dà ń tánà bí gbálẹ̀rọ òun gẹ́gẹ́ fún rẹ̀ tó ń wóṣì Khadiratun ilé ayé pẹ̀lú yóò yìí dìbẹ̀ àtọwọ́ bẹ̀ in tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ni ó gírísì bẹ̀ Hulwatun tí ìrìnbá tó fi sẹ́nu ó tọ́dún ọ̀ràndé ó kù bẹ́mi ó se là àkọ́kọ́ kẹ́yìn orí nǹkan kọ́ mọ́ wúyàn kó sì dùn ẹ̀mí lè làmbẹ̀ ó sì wà dùn ẹ̀ẹ́sàmà jẹ́ ẹ̀rí bó ní sàkàsàkà àyà ọ̀pẹ́ ń gbé ibi pátáwọn èèyàn lọ kírun lọ́bá sí bọ̀bẹ̀ lọ́bá tó délà yìí ó sì jẹ́ kí ní ìtàn bí àìfáìn rẹ̀ kò jù okó bẹ̀ eléyìí ó fáìn lójú ojú yóò mú ojú lẹ́rú húlúwà fífi sẹ́nu bá ní bóò lówó rí owó jẹ́ ń tó ti gbọ̀rọ̀gbọ̀dọ̀ bójú bá rí yóò mòjú lẹ́rú owó dùn bẹ́ẹ̀nú bá yẹ tọ́wò yóò mẹ́nu lẹ́rú ọ̀ràn wádé bó ṣe wá rí tó yìí faman àkọ́dà bisàkọ́wà ti nọ́fsìn ẹnikẹni tó bọ́ jẹ́ pé in tí ó kàn nínú owó alé ayé

wallahi lè sí owó Dangote sí sí kọ́bọ̀kọ̀bọ̀ gbogbo títí ló sí 20 million lọ torí kíni kọgbọmọ lọ sí náà wọ́n 20 million naira wà 20 million naira lọ tí ààrẹ tí ó tẹ́sì 20 million yọ sí sẹ́sì rí òtù bọ́ra wa kan bẹ nígbàkan báńkì ṣe ni lábí wọ́n sáàkì fún ẹgbẹ̀rẹ̀ tó bá lọ báyìí nígbàtí ọbẹ̀ èdè ọrùn ọmọ ogun tó báyìí tó sì gbà sáì tọ̀dá wọn ó kò máyùn gbogbo tó gbà lò sí ibi wọ́n nà sí yóò tún jẹ gbèsè bí yóò bá ti sẹ̀rẹ̀ wá sí lára nǹkan mìí tún lè yọlọ́mọ ilẹ̀ ah, ah, tí sí sí mú ẹ̀ lọ fi sẹ́lẹ̀ ma ń sẹ́ni tí ò tó yẹun fún rẹ̀ lọ rẹ̀ sọ pé òun sẹ́sẹ̀ rí rí pòun bárọ́kà ọlọ́run ẹlà bùkátà albarka yìí tí èyàn bá ti ń gbọ́yé yóò máa lékún lọ́pẹ́ lọ́dọ̀ ọba dẹ́dà ayé ọmọ wá vánú ẹ̀bẹ́ pé àáàá èèyàn rí Ali rọ́dí alátànàdọ́ ó ní ìsẹ́gìnì hmm, amúnṣìt ẹn tó rò pé nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ gbójúkò òṣèdẹ́ ń pé orí ti bẹ lọ́dọ̀ rẹ̀ tó jú orí ayé tẹ́kùn nàzírọ̀hù ohun gẹ́gọ́ ma wọ̀ bí ara wọn pé àwọn ẹ̀rọ ẹ̀mọ́rí àwọn ilé ìfi olówó lè lọ́wọ́ kí lẹ́yìn fún àpòlò báwọn yẹn ṣe máa tẹ̀lé mi tó lẹ́yìn mi kó ṣùkọ̀rí ọ́nà ilé ọ̀tọ̀ ọ̀tọ̀lọ́wọ̀ west alman sheet ẹni ọba sí wọ́ sọ́rọ̀ ẹ̀dẹ̀ tí ọ máa sàgbélọ́dọ̀ rẹ̀ tẹkún àsírọ̀ fún rẹ̀ náà lọ́ sọ́rọ̀ ẹ̀dẹ̀rú ẹ̀ afẹ́rànbìnrin ẹjọ́ aka wọ́n fẹ́ sáyẹ̀rà ápù ní títì ní ẹjọ́ ẹmọ́ bá mi wúṣọ́pù pé kó àtọrọ owó ní wọ́n dìmọ́ lẹ́nu torí pé wọ́n bọ̀ ní ọbẹ̀ láti bí méjì bọ́bọ́kọ̀ mi ẹ̀nì dára ẹjọ́ ìmọ́ bí kí ní ojú òjò ṣe é sí ẹ̀dàkọ̀ ìṣesí ìṣẹ̀mí nìyẹn àwàmbọ̀ arísìsọ́lọ́mù wọ́n sọ fún hakimu wípé ṣọ́ o sì rí gbogbo dúkìá yìí tí a bá ti ní pé èyí ó kò bí ìṣọ́ọ̀sì nafsin pẹ̀lú gáàrùn-ún-tọ̀dúnlé bóòlélé ó ṣe dìtèmí túnwòtélé bóòlélé dìtèmí tóòlélé bóòlélé dìtèmí òun ṣiṣẹ́ ọlọ́fà ọmọ ọ̀sàárẹ̀ yọwọ́ sàárẹ̀ fún ó tún gbọ́ pé ọ̀nà sógún jokódì kan bẹ ó sì gbé ogun tíṣe ó sì gbé ta ta ilé ìdá òkú bẹ ìmáàmù ni ó àfáà ni ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo mọ́sánásí cash ma need cash kò nílì cash kankan ó wọ́n náà ni lámì mubarak lawo fi gbogbo ẹ tọ́lọ ń

wọ́n ti kó sí láwúrí ní tó kún gbogbogbogbogbogbogbò díẹ̀ ní sàǹpọ̀ bọ́ wọ́n ti kò dájú ọba tí wọ́n fọ́gọ́rọ̀ wó tù blámi sí tọ́mà tún bọ̀ díẹ̀ díẹ̀ Amílìkì ìtàn, wà lè yẹ́dù lè rúlìyà, khayrun min al-yadi as-sufla ẹsì lọ́rì mú lọ́lọ́dọ̀ ọlọ́run ọwọ́ afúnni ìlọ́wọ́ tọ́lọ nífẹ̀ẹ́ ìlọ́wọ́ àbí jọwọ́ tí ń gbàlọ̀ hakim ni ya rasulallah walladhi ba'athaka bil haqq ọba tó gbú ọdìde pẹ̀lú òdodo mo fi búra lam arza ahadan ba'daka abadan pẹ̀lú ògbọ́lọ́ bú kí ẹnìkan ò tí ó wà jẹ́ pé torí ipò fún mi ń bẹ̀ ní tí ní tọ́rọ̀kọ́lọ́wọ̀ ní ẹ̀kan mọ́ ní dùn pẹ̀lú bọ́lọ̀mbá sí se mí àwọn àgbàlagbà wọ́n ní ogun nírú wọn máa lọ arìn gbẹ̀rẹ̀ lọ́rọ̀ ọjà rú ma dá ni oko lọ ó sì lè togun dé a ń bẹ̀rẹ̀ lọ́rọ̀ ọjà ní ọmọ náà 1000 díẹ̀ díẹ̀ díẹ̀ ó di 12 lẹ́yìn ìgbà tó jẹun tán tó tún yóò ọkọ̀ capital tó di 12 200 ní mẹ́mẹ́ lọ́tùmọ̀lọ́ díẹ̀ tí yóò di 18 yóò di 2000 ohun ọlọ́run bá fún mi ní máa jẹ oko orú wọ́n dá mẹ́rin ìbẹ́pẹ́ tí ń jẹ́ ẹ̀rùn fẹsẹ̀ mọ́lẹ́nu bí ẹ ti ń jẹ́ ìbẹ́pẹ́ náà wọ́n máa wà àwọn àgbẹ̀kọ́ kan sí wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ṣe léyìn òṣèrè kan ah, àgbàdo ìdúbọ́lẹ̀ àgbàdo tó dé ìntọ́lọmbá fún tí jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ìntọ́bájẹ́ tó bá fẹ́ sànà ọ̀yìn tó fẹ́ sí bá tó sáwọ̀ hakimu ní rí annabi tí yẹ jẹ́ lẹ́yìn tó bẹ́rẹ̀ kẹrọwẹ̀ nìkan máa ó ọlọ́run papòdá pẹ̀lú hakimu wí abakiri bá débẹ̀ àwọn orí kan wá ń dé fónù ìpín tí hakimu ọba

gbogbo ìlú ọbọ́ sí rẹ̀ inni ushirkum ala hakimin nítorí pé ń jọ̀gbà alìkìyàmà àìmọye nǹkan ní ọ̀sẹ̀lẹ̀ o mo fi jẹ́rì èmi lórí yí o dúkìá kí mù tí mọ́ nǹkan fún rẹ̀ láti yí ọdún báyìí kọgbá o ẹwà jẹ́rì pé èmi ni mo ń fún oní ọgbá o ìsìdí ìkàkàkùn mẹ́ ó tún ti di yẹ báyìí o àwọn àkíìmù ó wá lo ìsẹ̀míṣì ìwá ń sẹ̀mì lórí ìtọ́lọ fún ọmọkù kó tó kú ìwá ń sẹ̀mì ní torí fún wọ́n ọmọ gbẹ́rù rẹ̀ ń ta ń bí kankan níjú tán wọ́n sọ gbogbo tó fi ilẹ̀ gbèsè wé ìsàn nítorí ìkìnnì nítorí wípé bí fi ayé ń bọ́lọ̀ ń ṣe dámọ́ aláàtó bí èyàn bá ṣe ń kéré nú ẹ̀mí inú àtọ́lọ́ ọmọ àwambọ̀ ọwọ́ akù pé tí wà náà bá dé báyìí bóò ní tún ṣe ma kún àtàwọn òbí ẹni ọlọ́run sínú ọkẹlẹ́ àánú mọ́ wà ní prógámù láàrin orí kan bèèrè bèèrè kúnnù sáàrì kí ní ní ká máa ẹni tó fà mí lọ́bẹ̀ àdúgbò wọ́n wá sọ fún ní ẹ̀mí mi ò pọ́gbọ́ mo fẹ́ dáadáa fún ọ ní ó sì rèrè dáadáa ọdá kò burú bóò rẹ bá lọ wọ́n dá padà ó ní kíní ìwà crash ìmọ́mù òdòwò mi padà mọ́ wá yarí mọ́ wá lórí àìní gbogbo ẹ̀tẹ́ mẹ́ studio àti ìjìnlẹ̀ àti ríkọ́ọ̀dù tó sì fún wá dùn mẹ́ ó ti wà lọ́dọ̀ ọlọ́pàá mọ́ adélé padà gbogbo àwọn ẹ̀wà ń fọ́ wípé sí mi se ń kí ó fàtí ògbìyàn ti kọ́ bẹ̀ in tó fà ó náà ní ká máa kéde ìkéde ní o ẹbá níbi àwọn wọn o ìkéde ìkéde ó sì mi ń gbà o. ní kábìnì yàbì ọ na sára àrùjọ kan ó ṣe ọlọ́run ń sí àwọn létí káwọn lè sí àti mọ́lẹ̀ yìí wa náà létí annabi ni inna li ummatin fitnatan gbogbo bàtánà bí tọ́lọ̀ ti ránà bí kọ̀ọ̀kan ayé ní kan kan gbogbo òròbí ìdòrí ni ẹ́ bí a ti rọ́bìn yọ ni wọ́n ni mẹ́ àwọn kan ti wárí agbára òun ni fìtínẹ̀tọ̀ lọ́n fún wọn ní generation wọn wọ́n mọ́ sí agbára lò àti ilé èdìdì èyàn kan níbi tọ́lọ̀ wọn bá dáadé ó nìkan ní ọ̀lọ̀ dápò dídú ìlú rẹ yọ́kàn wọ́n báyẹn ìbàrà rí

bí bá a ṣe pé obìnrin alágídé lèyàn fẹ́ kí ọmọ bínú sómi kó ọmọ bínú sí padà tí bá ṣe pọ́bìnrin alágídé lèyàn fẹ́ kí ni èyí fi wọ́n sáré sí ẹ̀fẹ́ kọ́ ní ọmọ gbọ́gbẹ́ ìbàtí kí rẹ̀ wọ́n mú mi kí ó tọ́rí yìí mọ̀ kí ó tọ́rí kí náà wà jẹ́ náà ni òsù àlà imam jímọ̀ ti bọ́ àṣẹ ìgbọ̀yẹ bẹ́nìkan bá ń bínú ẹnìkan ó ṣe sùúrù wà láyọ̀ kọfù òkùbáhà ọlọ́ni gbogbo nílẹ̀ dánù ọmọ tí ó sì wò kíyọ̀ mọ́lọ̀mọ́ tí ó sì òpin jẹ́yìn lọ ló ń ká gúbá ń sàtí ààrẹ abdàkí gbogbo wa ẹ lẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀sẹ̀ bá wímá ẹjọ́ gbogbo ẹ̀rọ kí ní jẹ́ ti pẹ̀lú gbogbo ẹ̀yọ́ mọ́ sí tí ẹ̀ sì gbá títí ẹ̀ ẹ̀gbọ́n wàlá yàkọ́fù òkúbáha wàlá sọ́jà ń tí ó tẹ̀yìn tó bá ṣe tó náà bá mọ̀ pé sọ́jà ń lọ ọwá náà yàndàkú ní ọba gidi ò náà lẹ́nìkan bá mú fóónù lè

mọ́dẹ̀ tí wá bínú jú o wọ́n kọ́ fún òkúbá ha àwọn àgbàlagbà fi sọ wípé àì kéré-kéré ká ní ọmọ ṣùgbọ́n gbogbo ẹjọ́ wọn kò tó bá jọmọ̀ wá ní ẹjẹ́ agbọ́tí o gbogbo òjò kọ̀ọ̀kan tí ó ọ̀pọ̀lọpọ̀ wọn sórí ibúwájú ọlọ́run tí ó kó ọ̀pọ̀lọpọ̀ wọn rí wàhálà fitnatu ummati dámúdáàbò ìntọ́lọ ń dẹ sí ọmọ mi alimal owó ni o alimal owó ni o wó di àjọ́kò kọmítí mẹ́sàrásí láti bí oṣù méjì ìmáàmù ní bẹ́ndì rẹ̀ o bá ń ṣe láwọn náà bẹ́ẹ̀ ṣe gbó náà ìsì máa dùn máa yàn lẹ́n tẹ́sù bá ti rí gbámú báun kálí ọmọ wáyé èèyàn wá kọmọ fún lówó ẹwọ́ ìrìn òsì tí bá mi náà rìn kí ìgbà tí wọ́n gẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló change nísìn ọmọ skúl wọ́n ti náà náà náà náà principal sí yọjú sí ọkà 100,000 lè principal lọ principal ti ń gba 55,000 principal ni hmm, kí lẹ kó kọmọ ẹ̀nà ọmọ tí lókọ rẹ̀ ní wọnú tí ò ní wọnú wè wọ́n ti fà lọ fàbọ́ darú jẹ́ jẹ́ jẹ́ fúra kí ni káwà sí bẹ́ẹ̀ ah, ẹjá lórí kábíyèsí awala wá nílẹ̀ kàbíyèsí ní bóòlù lẹ́sẹ̀ ẹ̀rí ti mẹ́mẹ́ igun tọ̀dọ̀ tí wọ́n ti tàwọn lẹ̀kan tẹ́lẹ̀ ṣùgbọ́n ilé ibẹ̀ lójú ti á wà àwọn ni a ní nǹkan wọn ṣùgbọ́n àwọn bàbá wọn kan bẹ̀gẹ̀ bàbá wọn wo ni kàbíyèsí máa ti ẹ̀tí ọba oní gbàgádínà bá bàbá ẹ̀ẹ́ sẹ́rí gbogbo tí ẹ̀ ń ṣe yìí kéyìn òfin bẹ̀rọ jáìzì ni máa tẹ̀tẹ̀ lọ

ó ti ti wá ní nǹkan 10 million ìwọ náà ń bá wọn pa òpó crash ọlọ́mọ̀ so nígbà tó crash ó ti mà ní ìsìn pé àwọn àfáà kan ní ṣubú àwọn àbẹ́nà àwọn àkan ní káṣì sùúrù káwàsì gangan ó ti mọ̀ pé tọ́lọ̀ ọ̀fẹ́ ní báyìí 2 million billion jí ọ wà ní million tó ló tó níbẹ̀ million 10 million tó ní ó ti náà ọ̀ọ́dà padà ó kí ló dé ọlọ́nìlà kọ́dí kọ̀lọ́kùnrin ìsáná fi kábàtì inú wà láàládá ìsì ẹ̀yìn fẹ́ máa náwó láìní láàgùn ẹwà ń yírọ máwọn èèyàn káàkì ọlọ́run gbogbo ń yírọ máa mi lórí àmẹ́rí wọ́n bú kí ní ṣe tí mo kí òyí mímọ́ ni àpàrà sí mú kọ́lọ̀ mọ́jọ ọba mi jẹmọ́ ẹ̀ sọ́ra o òfò àdánùtọ̀ bẹ́ẹ̀ lò mí ibi àwọn inúsẹ́ntì ló ti kó ṣùgbọ́n kí ló wá mú ìmọ́ bínú gbọ̀rọ̀bínú àwọn àgbàlagbà ní àtàntọ̀ bá ti kún lọ ma aráyé dalẹ̀ sí

ìní ń sọ àdúgbò kan nínú náà ni 1.2 billion ló ń tọ̀ níbẹ̀ ẹnìkan aláwùyé ni ẹlẹ́rìí mi ni ìní sọ́bẹ̀ kọmọ́ tó dábẹ̀ ń pé àbí ṣùgbọ́n ipò táwà wà lẹ́ni ipò ká máa pẹ̀tù káfẹ́ nìkan ẹ̀yẹ nítorí pé ni ìbínú Ọlọ́run kápí àpadà kí bá sọ bẹ́rẹ̀ ogun bẹ́lú lọ́wọ́tọ́wọ́tọ́wọ́tọ́wọ́tọ́wọ́lá ibá àti gbáṣọ níwọ̀ wọ́n tún gbẹ́gbẹ́ níwọ̀ tí mẹ́ni wáìsì níwọ̀ níyọ̀ ọ̀sẹ̀ ìtànà lórí bó ṣe ṣẹlẹ̀ iná àwọn ẹ̀sìtù ti ń sọ nǹkan mi na wọ́n ní ká ṣe sùúrù kó wá máa padà ṣùgbọ́n kátà fẹ́ mẹ́ni wípé tó yẹn bá padà àwọn oníkéyìn ọ̀nà ń bẹ̀ sẹ́ntọ́ gba ilé yìí wọ́n wà ní wọ́n tún ti change ọkọ̀ rẹ̀ sí pẹ́ẹ̀pẹ́ àà ìgbà tí ń já pẹ́ ẹ̀yọ́ kẹgẹ́ mọ̀kúrú mẹ́mẹ́ ó tún rárí dọ́kú pẹ́ẹ̀pẹ́ sẹ́yọ́ máa pẹ́ ìṣò jama'a ẹ̀yà kí èṣàrà tí wọ́n bá kọmọ kan yàwó àti gbogbo ẹni tó ṣe tó crash tí wọ́n bá pín àlọ́ndrẹ́dì yàwó ti mẹ́mbọ̀ ọ̀wọ́ tẹ́ẹ̀ni o wọ́n kọ́rùbọ̀ àwọn ti nẹ́gbàrá nẹ́gbẹ̀rẹ̀ ọ̀sẹ́lẹ̀ jẹmẹ́ ìwájọ́ kí ló dẹ̀ fi àwọn èèyàn lẹ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run àti ìbọ̀lọ́n dúró pásítọ̀ ń kó àwọn ọmọ àjọ lẹ́yìn báyìí sẹ́rẹ́yìn ah, ẹ̀ẹ́bá nẹ́gẹ́ntì mi ìsìn ní gbogbo ẹ̀ sẹ́sẹ̀ wá ń dé tí gbogbo ìsìn wàláyìn ìsìn ní ẹni kẹba ìtọwà bá ní yóò sá jẹ́ǹtì báyìí o kí n dàjọ́ rẹ̀ ìní oúnkàlùkù ń gbé pamọ́ fún mi náà ṣe eléyìí bùkátà àti alhamdulillah tí bukata ń bí tí bí a ń ni lásìkò tàà wáyé kákiri lẹ́rìn torí wípé ìbínú ọlọ́run ṣẹlẹ̀ àti kátìtì padà kásẹ̀ ìkìlá kátàwọ́ gbogbo wọn ráyìn ẹgbọ́n tó wọ́n pè ní ọlọ́run ní tẹ́tẹ́tẹ́ wọn látọ̀gbọ̀ èṣù mẹ́ni ọfẹ́ fàyíya ẹwọ́n tó ti bàjẹ́ láwọ̀ bí gọ́mẹ̀jì tí olùm kọ́ntọ́ra àwọn ti ohun ogun ọ̀rán ẹwà mọ́lọ́wọ́ in tá fi padà sọ́dọ̀ Ọlọ́run rí o inú ń wọ. ọlọ̀ ọ̀fẹjọ́ sùn ìmáàmù ni a ń fẹjọ́ ti ẹ̀ náà inú ń bí ọ ní chọ́ọ̀chì yìí ọ̀fẹjọ́ sùn pásítọ̀ ni a ń fà bí ìyàn dé stéṣà mi ọlọ́pàá ọkà máa Eh, eh, si lọ eh, sọ fún lọ́yà ah, ah. lọ fún lọ́yà ìkẹ́rà ìta rẹ̀ ìwọ ní ọkàn mẹ́ jama'a a nke ti dé o ṣe wá rí pé Nàìjíríà dùn ọwọ́ ń pọ̀ ṣe bí láàrin ọdá sí ìjọba nígbàtí nǹkan ìdẹ́sẹ́jọba ló kó bóòdè tọwọ́ àfẹ́ nìkọ̀ọ̀kan nígbò láti lọ gbówó ẹ̀wọ́n fi kún ni ẹ̀wọ́ dàgbàdé báyìí ni ebí lórí ẹnìkan sórí ẹnìkan náà ni jẹmẹ́ ẹjọ́ ẹ̀dàkùn ọlọ́njọ́ túbùnà ilẹ̀ àti sẹ́rí parasọ́dọ́ rẹ̀ dákùn gbà wà lẹ́rú wọ́n ní kàsí rẹ̀ torí pé tó dé kèése tàìní nìkan náà ni tàìnìkọ́ tàìnìkọ́ èèyàn ní close in tó lé lọ́rẹ́ million ní ṣọ́bẹ̀ ó sì tàgbù ẹ̀mọ́lẹ̀ pé sílé ọ̀wà pé ju wọ́n mọ́já ọkọ̀ yọnú ooo kankan silent padẹ́ mọ́ sí ìsẹ̀mí ẹ lọ ah kí là ń wá tó tó báyìí ẹ wá rí wípé ọlọ́run ló lẹ́sìn kò ṣe káàkiri Ramadan ọlọ́run ló lẹ́sìn yóò yọ ti ẹ̀ náà ni yóò jẹ́ mẹ́ sí bí mo ti sàdé ìpapọ̀ ń kẹrin ní ìrọ̀ ìrùbọ́dẹ̀ kúò kèsásìkò kẹ́ẹ̀mì ni ó ṣẹlẹ̀ jẹmọ́ ẹ̀jẹ́ àpàdà o ẹ̀dàkùn ẹ̀sì sọ́rọ̀ ẹmọ́ fíyàn sí ẹ̀yẹ́ o ẹni tàà bá ma alìmọ̀ sọ̀rọ̀ jẹ́nẹ́rì báyìí ẹni tàà bá ma ẹmọ́ fíyàn sí ẹ̀yẹ́ o ẹmọ́ sọ̀rọ̀ tútù fáwọn èèyàn ẹ̀dàn pàṣọ́dọ̀ ọlọ́run bó ṣe jẹ́ pó ń kálukú ń bà tó ń kálukú ń dẹ̀ntẹ́ dẹ̀wò wé àwa náà ń dẹ̀ nǹkan mi wò tọ́lọ́wò tí ò tó aláṣìírí ni o káàjọ máa bẹ̀ẹ́ kọjọ́ ọkọ̀ dákù ah kíríkírí àtẹ́ máa wí ẹn tí ẹ́sẹ̀sẹ̀ kówó ọjà lè lọ tó lọ báyìí àwọn èèyàn kẹsì ìbẹ̀tẹ̀ pé ìrọ́ ní ọ̀n padì sí ó fi 5 million bẹ̀rẹ̀ ó rẹ̀ ti di 200 million ó sì ti ra nǹkan 80 million onú pé ẹ kí ní ẹ ọlọ́gbára ìrọ́lọ́mpá o in tó o gbogbo ẹn tó súnmọ̀ pé èrè ń bẹ lápò òun báyìí o dáátà kí síkí ní o kìí sí èrè o kí ní àfẹ́ machination káàkiri gbogbo àwọn sùkú tán mẹ́ ti fàkò tí jókò lọ máa máa fi kàga ọmọ sùkú ti pánù ti gbé kírókọrẹ lọ máa ọkọ̀ lọ ṣùgbẹ́bù lọ́lọ́ kíníkà lọ́lọ́ máa bá bò pé ìjọba onírin ọ̀fẹ́ ọkùnrin lọ owó kan bẹ̀rẹ̀ mi tí ìwọ ló pé owó ní fìtínà fún ọmọ yìí ọlọ́run làwà ń bẹ̀ nítorí pé bí nǹkan kọ̀ọ̀kan ṣe jẹ́ fìtínà fáwọn tó lọ sáájú wa ọlà wọn kan náà ń bẹ̀ ọlọ́run dákò ó ti dàrú méjèèjì ó dàrú ń bẹ̀ ó ti fọ́jú pọ̀ méjèèjì ó fọ́jú pọ̀ ń bẹ̀ ọlọ́run dákò wà lówà fún yo nu rẹ̀ mọ́ lówà tí bùnú rẹ̀ o bí hakila hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbir al-umur la yushariku fi amalikum muqarrabun wala rasulun mursal wala ahadun min khalqi wa huwa al-qa'il fi kitab al-aziz ala ya'lamu man khalaqa wa huwa al-latif al-khabir wa wa huwa al-qa'il tuhibbuna al-mala hubban jamma wa huwa al-qa'il وإنه لحب الخير لشديد أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين القائل في مقلتس الثابتة إن لكل أمة فتنة وفتنة أمتي المال اللهم بارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله سبحانه وتسامى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا فربنا سبحانه وتعالى خلق الإنسان وهو به عليم وجبله على حب المال وحب الدنيا وقال سبحانه وتسامى المال والبنون زينة الحياة الدنيا وقال سبحانه وتسامى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والقلم المسومة والأنام والحرف ذلك متاع الحياة الدنيا الآية أمة الإسلام فربنا سبحانه وتعالى فتح بين أيدينا أبواب الخيرات المتنوعة فليأخذ كل منا وليدخل كل منا في باب من هذه الأبواب وكذلك فتح الشيطان أبواب الشر فليستنب كل منا كل باب كل باب من هذه الأبواب أمة الإسلام فهذا الرسول صلوات ربي وسلام عليه قد أخبرنا وشبه المال بخطر حلو جذب النظر وجذب المذاك فبهذا تغلبت على الأكول وكيف لا فكل من ينظر إلى شيء خضر فإنه فإنه يذب النظر أما ما كان حلوا في المذاك فإنه كذبوا عن نفوس وإذا اجتمع هذان الأمران فالحب فيهما أشد فقال صلوات ربي وسلام عليه هذا من حديث حكيم بن حزاب بن قويري لما اعترى صلى الله عليه وسلم أطاعا ثم سأله فأطاع ثم سأله فأطاع فقال له رسول الله صلى الله عليه وسلم إن هذا المال خضرة حلوة فشبر صلى الله عليه وسلم المال بالدنيا وعتى بخبره مؤنثا بقوله حذرة حلوة فمن أخذ بسخاوة بورك لو فيه أي بسخاوة أخذها بطيب نفس لا يتكلف ولا يجموها عن طريق محرم فإنه يبارك له فيما أخذ وإن قل أما من أخذها بإشراف نفس يستشرف على أموال الناس يأخذ من هذا بكذب ومن ذاك بكذب وإن اجتمع عنده ما اجتمع من الأموال فإنه لا يبارك له فيها فقال له رسول الله صلى الله عليه وسلم فمثل هذا كالذي يأكل ولا يشبع ويد العليا خير من اليد السفلى بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله عباد الله اتقوا الله وأجملوا في الطلب فإنه لن تموت نفس حتى تستكمل رزقها وأجلها هكذا حذر الرسول صلى الله عليه وسلم عن جمل مهال عن طريق محرم قال الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميس والعنصب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوا لكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبضاء في الحمل والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أمتنا إن لكل أمة فتنة جاء من عريف كعب بن عياض رضي الله تعالى عن أرضاه والحديث وهو بالسنة المتمد بالإسناد الصحيح وفي المجمع الأوسط عند منطبراني أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل أمة فتنة وفتنة أمتي المال أي ما يكثر فيه الضلال أمتي وعدم هدايتهم إنما هذا في المال فاتقوا الله واجموا هذه الأموال بما أحله الله سبحانه وتعالى لكم واجتنبوا ما نهاكم عنه ففي هذا خير لكم فمن بارك الله سبحانه وتعالى في ماله فهو, الف... فهو الفائز فقد فاز وأفلح وأنجى وم... وأنجح ومن لم يبارك الله سبحانه وتعالى في ماله فمن يبارك له فيه أمتنا ففروا إلى الله ففي هذا فوز لكم وسعادة لكم في الدنيا والآخرة وتوكلوا على توكلوا على الله توكلوا على ربكم فإنه يرزقكم من حيث تحتسبون ومن حيث لا تحتسبون أليس الله بكاف عبدا بلى فالله سبحانه وتعالى كاف عبدا اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه وتب علينا يا ربنا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا من أراد بنا وبدنا بسوء اللهم ربنا عرضه الفتن واجعل كيده في نحري واجعل يتمنى الموت اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا مباركا فيه اللهم ربنا ارزقنا رزقا طيبا حلالا مباركا فيه اللهم ربنا ارزقنا رزقا حلالا طيبا مباركا فيه يا رحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا رحم الراحمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى مركم بأمر فدافي بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مكبات صيّة ثابتة من صلى عليه الصلاة صلى الله بها عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا

حي على الصلاة من يعلم الفراح الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا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 تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا الذين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الله الكبار سمع الله لمن حمده الله أكبر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 والذين يقولون ربنا هب لنا من أزواجنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماماً أولئك يجزون الغرفة بما صبروا ويلقون ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله